Ọwọ́ àgbà wọn tó gbé wà wọ́n láàájú rẹ̀. Ọmọ nìyàn máa bẹ nínú òkò nínú àdánù. Òkò owó máa tẹ́lẹ̀, òkò ẹ̀mí máa tẹ́lẹ̀, ilé ọmọ ajó, olè ọmọ ajá. Ágbẹ́jọ ọmọ lọ́pọ̀ èèyàn tí kú ló túnmọ́ ìjọ lọ́pọ̀ mọ́ sáàrọ̀ sáàrọ̀ náà lọ́pọ̀ Ebe ni kọ́lẹ́rà àwọn ọlọ́gbà tí ó ní ìjí kò sí ìtọ́sùn pẹ̀lú omi lọ́yà wọn. Ọ̀pàá wọn. Kí ni wọ́n ṣe fọ́lọ̀? Táwọn òṣè Nàìjíríà. Táwọn adájú Nàìjíríà ni. Wọ̀rà á sẹ́rẹ̀ ó ti ní kálukú ẹ̀kọ́ àjúrà mo là bá ẹgbẹ́ ìrù lọ. Kí la bẹ́ẹ̀rẹ̀ kí la palẹ̀ mọ́ fún nìsì? Àwọn ọ̀gá ìṣẹ́. Kí la palẹ̀ mọ́ fún? Èèyàn mẹ́rẹ̀ lẹ́gbẹ́ fi rántọ́ láti àmà nínú. Kí la palẹ̀ mọ́ fún? Ọlọ́mọdé àpẹẹrẹ kù. Àmín. Wà láásírì. Pàtàkì Muhammad ṣe. Àwọn àpẹẹrẹ Àwọn àpẹẹrẹ tó ti kọjá lọ. Àwọn àpẹẹrẹ àwọn àgbàgbàgbà tẹ́bí bẹ́ẹ̀rẹ̀ tẹ́bí ní ajé kan bẹ́ẹ̀ ẹ̀rì wọn tàlátù òkú Ànábì Ibrahim jẹ́ kan bẹ́ẹ̀. Ànábì Mùsá jẹ́ kan bẹ́ẹ̀. Ànábì Ìsá jẹ́ kan bẹ́ẹ̀. Àwọn akọ̀lọ́ lábẹ́rin ọlọ́rọ̀ láyé tí gbogbo àwọn àyókù bẹ́ lábẹ́ wọn. Àtùkú ẹgbọ́n wọ́n kò sí ibi á òkú ìrọ̀lẹ́ ìgbẹ̀ni fájírì ẹgbùgbà tàbí nùhà ìdájí nígbàtà ayé ànábì ìbúráyìmọ̀ ayétọ́lágbọ̀sára pẹ̀lá ànábì mọ́sá olùgbòhá ìyálẹ̀ta ìyàgbò mẹ́wàá ayé ọjọ́ ayé àwé o wá ayé ànábì mọ́sá sí ànábì ìṣá ọwá àdúgbò ọdọ̀wà àbòkan tàbí méjì ayé ànábì ayé fún méjìjì gbọ́nà ayé fún fẹ́ràn àwọn gbọ́nà àwọn òkúrọ́ ti jíjọ náà àwọn ọ̀dọ̀ ayé tó wá ọmọ ni wọ́n.

إن الإنسان لفي خسر Àwọn èèyàn máa fẹ́ tó kò fún àdánù ẹkún lọ́tún, ẹkún lọ́tún, ẹkún lórí, ẹkún tà. Táwọn àjẹ́nìkọ̀ kan wá àjẹ́mí àti wọ́n náà, jọ́ta àtẹ́lọ́wọ́ fún ọdún, jọ́ta àtẹ́lọ́wọ́ ọdún mẹ́ẹ̀dógún, jọ́ta ti rírì, gbọ́lájọ́ Ilẹ̀ òṣìlá lè ní gbogbo ọba yé ní lọ́dọ̀ kìí. Ìpáyé jẹ ní àbí ìpáyé jẹ aṣọ ayé mọ́ ẹ̀jẹ̀ àtọ̀wọ̀ ẹ̀jẹ̀ máa wà ó. Aṣọ ayé mọ́ ẹ̀jẹ̀ àtọ̀wọ̀ ẹ̀jẹ̀ máa wà ó. Aṣọ ayé mọ́ ẹ̀jẹ̀ àtọ̀wọ̀ ẹ̀jẹ̀ máa wà ó yọ́ ọ̀tẹ́ fún gbogbo tí ó ṣe rán wọ́n. Tọ́dún bá yá ní ọjọ́ yá ní ó sì pè rán. Tí mo láti rán aṣọ ayé tí kó kí aṣọ ayé, àyáwò ìyàwó, ìtìjú aṣọ ayé, ọjọ́ ìjọ tọ́lọ́dọ̀ rẹ̀. Àtàwádùn ìgbẹ́gbà aṣọ ayé táyé ní kí ayé ní tó fi dá àwọ́jọ tọ́lọ́dọ̀ rẹ̀ àlọ́ àti. Àṣídìkù, òdodo tó sọ àtọ̀táyé bí jáyé bí ẹgbẹ́jọ tẹ́lọ́dọ̀ àwọn àbáà tẹ́tìkù yọ́rọ̀ tó wà ní pààrọ̀ ọkùnkùn. Àbẹ́ẹ̀lẹ́tù gbàbípamọ́ tí ń bẹ lára ìyàwó náà ní tọ́kọ̀ rẹ̀ lára rẹ̀. Aṣọ ayé ni. Àlẹ̀kìyà tẹ́tù jàmbá ní rọ́pò rẹ̀. Nígbàtí ò sí àbánà lọ́dọ̀ àbá àtọmọ kí

Wọ́n tó rà rẹ̀ sí àti wọ̀n fúnra rẹ̀ sí lọ́dọ̀ ọkọ̀ lọ́dọ̀ ìyàwó rẹ̀ ìyàwó ẹmọ́ bọ́ọ̀dì ẹmọ́ kọpí ẹmọ́ kọpí dára lórí náà lọ́nà láyé lórí ọkọ̀ mẹ́tàlá ìlàkàdé kò àwọn tàà bá jẹ́ rúmi ní tó kú ọ̀rọ̀ mọ́nà fèmínà sínú ẹ̀wọ̀ ẹgbẹ́jà ọkọ̀ kí lágbájá bọ́ ti ṣe jẹ́ ti kọ́lé lọ́pùtù Àníkébílọ̀ ṣẹlẹ̀ ní àwálẹ̀ ọ̀nà ojú ní ṣe wọ́n gba ẹja ìgbò lẹ́yìn kẹta sí àgbìdàgbà ayé gbóòmù. Táwà tọ́rọ táà wù ìgbò tọ́rọ rẹ̀. Kí mi lọ sọ́rọ̀ àjò. Ọkọ̀ ọkọ̀ ọkọ̀ bọ́ọ̀dù àwọn obìnrin sí àfẹ́ni ọlọ́pàá yọ tàbílá mẹ́sìlẹ̀ ọ̀ ẹ̀tọ́ ọlọ́dọ̀ sí wàlá ásírì wàlá ásírì ìrìnlẹ̀ ìgbàánà lábí kúsìr àwọn olóòdí sọ́pọ̀ láyé tí ma tó ṣó àbárẹ́ bàbá apáde bí i bá pẹ̀lú àwọn àjẹ́ àwọn àwọn ọmọ ìgbà wá tí kò ṣe tuntun ìtàtí ara àwọn ara wà yá sí ìlú àwọn àpá àti bọ̀tán tí ó ti pẹ̀lú ọlọ́run àwọn adáwí àtàdáwí sílẹ̀ àwọn abọ̀dún kára kẹta ìlàta ìlàta ìlàta ìlàta ìlàta ìlàta ìlàta wá sọ́tà òjìlá ìlànà àbáná ìlàta lẹ́gbọ̀n gbọ́ kò sí lórí ọlọ́pọ̀lọ́ rẹ̀ ara wà lábẹ́rẹ̀ Káàlùkẹ́ tó ti ẹ̀sẹ̀ lọ́dọ̀ ààrẹ ẹ̀ẹ́kọ́ ní ìdọ̀ ẹlẹ́gbà, òjíjọba ti mú òkúrọ̀ ọmọ, òjíjọba ti mú ọ́rà ìjọba ọmọ mú ìdọ̀lọ́. Bẹ́ẹ̀ bá lọ bẹjọ́ tó kò ní ìjọba pé Ọbáyàwó rẹ̀ lọ́wọ́ àwọn ọlọ́gbọ́ wà ní ilé ẹ̀dá ọ̀dá. Alọ́báyàwó rẹ̀ bàbá mọ́tọ̀ pé tó tọ́ bá tó pé ẹni pẹ́ ọbáyàwó rẹ̀ pẹ̀lú ọ̀dá. Ó gọ́ àwọn olóòtó tó wọ́n tó ní ọbáyàwó rẹ̀ pẹ̀lú àti ọmọdé. Wọ́n náà mẹ́jọ́ tó rọ̀ sókó ní òkú ní ẹ̀dá ọ̀dá. Ayé ikú láyé òdòdó ti ayé Abẹ́ni máa ń sọ̀rọ̀ lórí ẹ̀, ọlọ́run bá tọ́lá yọ́ wà pẹ̀lú ẹ̀, òdòdó lọ́wọ́ sí Wọ́n bá yóò bẹ̀rẹ̀ bá fẹ́ gbàgbọ́ ayé ìlú ìlàlẹ̀bí na àmàlù kọ́rin. Ìlàlẹ̀bí Ẹni tí ò tí ń rà rí láyé lẹ́ni ọba parí sí àtẹ́bẹ̀ jìgìdì. Ìlàlẹ̀bí na àmàlù àmìlú sọ́dẹ̀ ààrẹ ẹ̀tọ́ bá lè jẹ ìmáàlì tí ọba gbàgbà wà á mẹ́lú sọ́ọ̀lá Ìyàwó tó lọ fún mi lọ, ètò ní bí àgbẹ̀gbọ́n mi fún mọ́, arábà lọ́wọ́. Wọ́n á mẹ́lú sọ́ọ̀lá áàtì Omi àwọn ìlú ìjọlọ́ òkú ọlọ́run ẹnìkan nígbà tí ìwà ápọ̀ lórí ìkan nígbà tí ẹ̀kọ́. Àjọ máa tún. Ọmọ tí ń tẹrẹ fún bàbẹ́ ẹ̀, àbúrò tí ń tẹrẹ mẹ́gbẹ̀. Ọmọ tí ń tó lé bàbá rẹ̀ sí ọjọ́ bàjẹ́, ayé bàbá mi sí bàjẹ́. Gómìnà tí tó lú ẹsẹ̀, mínísítà tí tó lú bàbá rẹ̀ sí ẹ̀yẹ̀ fẹ́ sọ lórí ìjọba Nàìjíríà yẹn ó ti kú Fàkí sí dáadáa fún wọn lè fi ọwọ́ tàbí ọkọ̀ bọ́ọ̀lẹ̀ ìrìnlẹ̀. Ẹ̀rì, tọ́dá náà, wà nínú sọ́ọ̀lẹ̀ ààrẹ̀ kó bẹ̀rẹ̀ yóò ti dáadáa sí ọkọ̀. Bẹ̀rẹ̀ gbogbo bẹ̀rẹ̀ rẹ̀, wọ́n ni yá jẹ́ àgbà, wọ́n وعملوا الصالحات على جماعة تقولوا وتسليسا ومسوا تقال سوء وتوه Ibẹ̀ nìkan ló wọ ẹkọ́ òun fúnra rẹ̀. Lẹ́ni tó ṣe fún ọba rẹ̀ kẹta fún ọba tó lókè tó sílẹ̀, ọjọ́ ayé ọ̀ṣẹ̀ pa. Wọ̀tàwà ṣàrọ̀ obìnrin Bọ́wọ́ náà yí pọ̀rọ̀, ẹ̀yìn tẹ́ tajà, ẹ́tajà kan, ẹ́talẹ̀ kan, ẹ́talẹ̀ ẹ́talẹ̀ kan míyàn mẹ́wàá. Ẹ̀yìn tẹ́ mẹ́ sọ tẹ́lọ̀, ẹ̀yìn tẹ́ gba gbogbo kálukú tẹ́ tí wọ́n ṣe. Ọwọ́ ìrẹta lọ́sọ, ó tàà ó gbàtọ̀ aláfẹ́fẹ́ nìkan ó parọ́ fún wọn. Èyí oníṣẹ́ ọwọ́ rẹ̀ tí ó àti ẹ̀rọ Gbogbo tí lálùkù fi jẹun náà ní ọ̀rọ̀ lọ́pọ̀ tó rẹ̀, kọ́dà sí ẹ̀rà ìlú ìpààrọ̀. Wọ́tàwà ẹ̀sán òbẹ̀ lára, wọ́tàwà ẹ̀yà fi kúrò sí o. Ẹ̀yà fi kúrò, ẹ̀yà ìtọ́gbọ́tìyàwó ẹ̀dẹ̀ ṣòro. Èyí sí àwọn ọlọ́dún kan náà kọ́ra mọ́tò lọ́dún ọ̀hún kọ́kọ́ ní lọ́dún ọ̀hún náà. Ọlọ́run òṣòro àwọn pẹ́ta ń gbẹ̀ ẹlòmí, òṣèlú ẹ̀kọ́kọ̀lọ́pọ̀ èṣù. Àyíkì wo aṣọ alásọdásọ fún ìyẹn ni wípé àìkọ́ sí orílẹ̀ ìpé tàbí tèmi ó lè tàbí àìkọ́ lọ́dá rẹ̀ yàtọ̀ ní ìwọ́n ṣe nǹkan mẹ́ta mo bí wọ́n kàkà túmọ̀ orin oúnjẹ túmọ̀ ayà oúnjẹ wọn náà wípé láti jú bá ti sùúrù Àtìjú ẹbẹ̀rù. Dáadáa. Ọ̀pọ̀. Ọ̀pọ̀. Ọ̀pọ̀. Ìkàbẹ̀bẹ̀ lóòrùn ayé ẹ̀yìn èèyàn mi ẹ̀ máa gbọ́, sùúrù ló ní ilé ayé, ìwà rẹ̀ ní lóòrùn ayé, ìwọ̀n wà ní lóòrùn ayé, ìwà rẹ̀ ní ìjọ̀gùn ayé. Tọ̀lẹ́jọ́ wáyé ìdẹ̀rẹ̀ pẹ̀lẹ́jọ́ wáyé ẹ bá wo tán láwọn ojú ojú sí bí ẹ bá wo tán sọ yóò ti ṣe bí ẹ bá wo tán láàrin yóò ti ṣe àmọ́ bá afẹ́fá yóò wà tó ti wà káwà náà ń lò ó ti gbádùn ẹ̀ àbíkájẹ mẹ́tẹ̀ẹ̀ta àbíbẹ̀rẹ̀ ní máa nọ̀dọ̀ mọ́ العمل الصالح الصدق في القول والصبر في الحال هذا الظروف ọmọ tí a bọ́ mọ́ jẹ́ wá tí ìgbà tí ìgbà bọ́ jẹ́ àkọ́kọ́ jẹ́ ìgbà wọ́n torí ẹ̀bá tọwọ́ sí ọ̀rẹ́ jẹ́ àwọn ẹgbẹ́ yìí tó dáadẹ́ fi bá ẹgbẹ́ ẹgbẹ́ yìí ẹ̀tọ́ lè dé o ẹ̀tọ́ lè dé o ẹ̀tọ́ lè dé o ọlọ́ọ̀dẹ̀ ọ̀dà ọ̀pọ̀yìn ọlọ́ọ̀dẹ̀ alágbàtà ọkọ̀ ní ẹsẹ̀ méjì kan láàbí kọ̀ nípa báyìí tó lọ sí kíákíá àyíká tó kú. Àlẹ́hàdí yóò kọ irú wà mẹ́fàtí ẹmà lọ pàdúrú ẹmà lọ sọ́rọ̀ ìdá ẹmà lọ mẹ́fàtí ẹmà lọ gbogbo bí ọba ti fi tọ́lọ̀. Èyàn ní sí náà kọ́ Ẹgbẹ́ ikú ìró ohun ìkọ́lé ìwọ̀n ìlọ́lá bùkátà àwọn ìfìyà bọ́tara lẹ́sẹ̀ ẹ̀sìnlẹ̀ sí. Ẹwà rí ọkùnrin òun ti ní wọ́n tí kò lóko ohun olópin. Orí ìwé tí kí ẹ̀tọ́ omi yé èso kò dákò tó tó jó kò tó lọ. Àní ẹ̀sìn lọ́wọ́ ọba tó láyé lọ́wọ́. A ní àwọn àjàmì ìsáàmì ìṣẹ́kùn

Bọ́nà tó tọ̀ ń fa ìdájọ́ wà áàrá tó fara ní ọ, Fámílà Sàrárì tó àbúrú náà tó ń dúró Ọlọ́pàá ń bá wá gbọ́

wọ́n tẹ́kọ̀ rẹ̀ dáradára wọ́n lè lè kúrẹ̀ wọ́n náà máa ti àwọn láti kú bí ó bá gẹ́gẹ́ bá ní 1000 mú ní ọlọ́ọ̀pá ìgbàgbà ní àpàrẹ ìlẹ̀ àwọn 1000 lẹ́rí ọkọ̀ mi pẹ̀lú ìgbọ́n ọ̀tẹ̀ sáà náà 1000 yóò bẹ̀rẹ̀ àwọn ìyá dáadáa kú bẹ̀rẹ̀ ìwé ìṣẹ́ àwọn ilé ní kú ó lè ṣe pẹ́ ẹgbẹ́ pé 10,000 ọgbẹ́ ní 10,000 10,000 àwọn ẹgbẹ́ rẹ̀ ṣe ìgbàlẹ̀ lórí ìgbó ìjọ́ ìṣòro lóòsùn 10,000 láti ṣe kí ẹ̀sùn láìpẹ́ ẹgbẹ́ rẹ̀ وقل قبورا على الإنفاس أموالا وقل قبورا على الإنفاس رجل له ويعول فليجع وصلاته Ọjọ́ fún kìí kan kò sí, kò sí lọ́pàá, kò sí lọ́pàá, ọwọ́ alọ́pàá arí omi, kò sí ní omi, ìdá ẹgbẹ́ rẹ̀ tó kò sí lè. Àyẹ̀báyé ọkùnrin ní ọ̀pọ̀bẹ̀ inú, ó lọ́wọ́lọ́wọ́ àpá àrí sílẹ̀. Tàkàtí ẹ̀kọ́ انظروا على الإنفاق وجدنا ورسنا وجدنا تجربة على الرجال عدونا ليس بالبر ومدخناه ومدخناه ما أقول إلو لا إلو لا يستيقظ يعني لا بيه ما بيه بيه إلو لا بيه بيه Ọba òkúta ni ọba, wọ́n lọ, wọ́n tó ń gbá wọ́n tó ń gbá wọ́n tó ń gbá wọ́n lọ kẹrin tí mẹ́bí ìgbà ọ̀sán. Ọkọ̀ yẹn rọra bí síbẹ̀, ó ti dọ́gbọ̀n ẹjọ́ ká lórí ẹjọ́. Ìgbúrú ọlọ́wọ́ ti tọ́jú rọ̀. Ẹni tó bí ó ga jù láyé lóyè, náà yá jí ìgbà ọmọ bá ẹ̀dà, òun lẹ́ni tá a bá lò ká tàrẹ̀ sí ìlú. Ilé rẹ̀ ń sọ̀rẹ́, láyé ẹgbẹ́ ti bẹ̀rẹ̀ sí sọ̀rẹ́ kan tó sí ìjà rẹ̀. Ọ̀rẹ́ ẹni abẹ́kọ̀ rẹ̀ kọ́ta fún àtàrí ní kọ́ta ọ̀rọ̀ ọmọ bí kí dá fún ẹ̀rọ rẹ̀ rẹ̀ ìyàwó rẹ̀ lọ́kọ́ rẹ̀. Wọ́lá yóò àbíbì ṣe ìrìn bá náà mi ní ṣúyárí. Ẹni tí ìbá rẹ̀ àbá àti tọ́jú ọmọ tó ọmọ tó tó tọ́jú àpá tí ó sì tọ́jú orí àwọn ẹni rẹ̀ lọ ẹni tá a pẹ́ pọ̀ lórí tá a rọ̀ lára rẹ̀ ọlọ́pẹ́ alẹ́ rẹ̀. Àmín. الغير مرابط وأشعر مشعبة الغير مرابط بكلور وشعر مسعبة أبو أبقص قد ما بلاك بما ينجيك فاعتبر owó ikú ló bá jẹ́ kọ́ láàrin ó dáa tó máa sọ ní ẹ̀rẹ́ ọ̀la mẹ́rin kálùkú ó ti kalẹ̀ o ẹjẹ́ ààrẹ tí ọ̀la tánà tí àwọn ọmọ àtọmọ ọmọ ara ìdọ́bà bí dáa sọ olóòkú rí àtàwọn arábìnrin lọ ni wọ́n ti dáadáa káàkiri ọgbogbo ilé ajé mi bí wọ́n ti rí àwọn ajọ́ kàmáà lọ́mọ ajọ́ adá بلاك بما بعلم بالصلح بالآلاك فابتزر فابتزر بينا بالفكر أقسام سين بالصلح بالآلاك فابتزر Ẹlùmí ló ní ọkọ̀ àwẹ́ ẹgbẹ́ wọ́pọ̀ ní ìdíbà yìí kò mẹ́wàá rẹ̀ ẹlòmí ìwọ̀n wà ní tó ń tọ́gá ìmì lọ́gbà kí lẹ́gbì gẹ́gẹ́ ẹjú lọ́gbà kò níwà. Ọjọ́ ìbámánù kùrí náà kì í yá jẹ̀bú. Ọjọ́ ìbámánù àìsàwà pẹ̀lú ní kùrí náà kì í yá jẹ̀bú. Adéwò tó bá wá bẹ̀rẹ̀ ọ̀rẹ́ wà láàrín ìdáwó. Ó ní wá jáde rẹ̀. Àwọn ìbámánù kùrí náà فيها جبل العذر كان في قدره أنا ملواز والإرجاد موزادة. هذا بيكتب قرآن، يقول لنا السجوات ọbẹ̀ dáwọn ẹ̀rẹ́kùn ní ìgbò. Pátá fún wà ní ẹ̀bá bẹ̀ ìgbò, ní máa pò ó lọ́rọ̀ ọ̀gádà mọ̀ ẹ̀. Àfá pò ó lọ ní ọmọ tó pò ó lọ́rọ̀ àbá. Tẹ́ ilé wà àti ìdíre tẹ́ bàbá. Ara wà láti ọlọ́sùn abẹ́. Wà ní ìmú wá sí inú lílé ìwùsọ́ àbí bá tọ́jọ́ rẹ̀. Bá tẹ́sí rí wà ní ìjìnà ilé kéwù, wà sí inú, dáàbíà, nílé kílé ṣèkò sáàdì ọwọ́ àdìgbẹ́ bàjẹ́ lọ́wọ́ mẹ́sẹ̀ nígbà tó wá lẹ́sẹ̀ mọ́ lórí wọ́n ti mo dí ogún tó jáde sí òun mo dí ogún àwọn aláṣìkiri mo dí ogún àzíkiri ń lọ lọ́tọ̀ sí òun náà lọ lọ́tọ̀ àwọn ní sẹ́wọ̀ ọ̀tọ̀ wọn lọ òun sọ àkíkà òun sọ màá ní ní wọ́n sọ̀tọ̀ kú sọ lọ́ra yìí ẹwọ́n fún ẹ̀rọ sọ̀tọ̀ في كل مدرسة بل كل مجتمع بل كل مجتمع sí jà. Yéé tètè rí فتى وجمع يزيد البوس بالكبير فتى kálukú pàjẹ́ lọ́tọ̀ọ̀tọ̀ wọ̀jẹ́ mọ́ á kálukú wá pàjẹ́ lọ́láta ọbẹ̀rẹ̀ ẹgbẹ́ kẹkẹrẹ abẹ́rẹ̀ ẹgbẹ́ kẹrẹ ẹwà ẹgbẹ́ kẹrẹ ọdọ̀ ìgbà kẹjẹ yìí ti lè hajji ìlà láàrín súnlẹ̀ tó lọ́sùn lè lá àwọn táwọn ìgbà wà ní àlùsúnà àlùsúnà àwọn náà tó lùsúnà ìpínlẹ̀ wa lága ìbàjẹ́ tẹ̀lé yóò fẹ́ ẹnu kó okun rájúra rẹ kọ́ ó dá ọ ìbàjẹ́ kàkà torí wọ́n láti sọ kú àwọn ọmọ ọkùnrin tẹ́ ìyẹ̀mọ́ rẹ̀ rẹ̀ Ibó mú ọmọ orí sí àfá àwáyọ̀ ọ̀dá ti máa àzáàkì ẹ̀, iná lọ́sọ̀ wọ́n àdálá ìdàdórí wọ́n ẹbá sọkún gbàtà wà yìí rárá ìṣẹ́gbùn ìgbàhàrá rẹ̀ ìrọ́ wá ti gbajúmọ̀ sí ọ̀bá ti mọ́rọ́ pa wá ní ọ̀dá àmà ọ̀lájú torí bọ̀mọ́rọ́ pa Iná oríjà ní bàbá ní tí wà ní bá súwá. Iná ní bàbá ní tí wà ní bá súwá. Iná oríjà ní ọkùnrin tó kùrọ̀ wọ́n obìnrin náà wáyé ọ̀rẹ́ ìjòkó rẹ̀ tí a ti ń gbé mi àbúdá tí àbá sí bẹ̀rẹ̀ àti ọ̀nà lọ. ọkọ̀ dáhùn sí ìwò òun lọ sí ọ̀rẹ́ ti pàdé ńláńlá kan ní sájọ́ ìṣàkóso. ọkọ̀ aṣágbére fún ìyàwó rẹ̀ pé òun lọ sà ó lọ bọ́ òun sọ fún Ọkọ̀ wá lójú ẹ̀ lálẹ́ ní stadium, ìjọ wá di ẹran tó ọkọ̀ wá lòun lọ ọkọ̀. Nígbà tó náà mo dí ó tọ́gbẹ̀ láwọn ẹ̀ ó